Praise the Lord. Okay, hallelujah. I'd like you to listen very carefully to this short message of this morning. And many of you will be, will be happy that you had it. They say to be forewarned is to be forearmed. So once you have adequate warning, you know what to do. We're looking at what I call the dining table of darkness. The dining table of darkness. In 1 Corinthians chapter 10, ìkíní Kọ́rìntì orí I want to read a few verses from there. Dining table of darkness. 1 Corinthians chapter 10. Kọ́rìntì ìkẹwàá. I'm reading from verse 19. 1 Corinthians 10. from verse 19. Láti ẹsẹ̀ kọkàndínlógún. The dining table of darkness. Tábìlì oúnjẹ òkùnkùn. What say I then? Ǹjẹ́ kí ni mo wí? That the idol is anything. Pé ohun tí a fi. Or that that which is offered in sacrifice to idols is anything. Rúbọ sí òrìṣà jẹ́ nǹkan tàbí pé òrìṣà jẹ́ nǹkan. But I said that the things which the Gentiles sacrifice, they sacrifice to devils. Ṣùgbọ́n ohun tí mo wí pé ohun tí àwọn kèfèrí fi rúbọ wọ́n fi ń rúbọ sí ẹ̀mí èṣù. Any killing of any animal now in any form whatsoever which is not for food just for food you are sacrificing to devils. pípa ẹranko kẹranko tàbí ẹran ọ̀sìn kẹran ọ̀sìn tí kò sí fún jíjẹ tó wà fún un míì òun tàn ń rúbọ fún ẹ̀mí èṣù ni and not to God. Kì í sì ṣe sí Ọlọ́run. And I will not that you will have fellowship with devils. Èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó ní ìdàpọ̀ pẹ̀lú ẹ̀mí èṣù. You cannot drink the cup of the Lord and the cup of devils. Ẹ̀yin kò lè mú ago Olúwa àti ago ẹ̀mí èṣù. You cannot be partakers of the Lord's table. Ẹ̀yin kò lè ṣe alájọpín tábìlì Olúwa. And also of the table of devils. Àti ní tábìlì àwọn ẹ̀mí èṣù. Verse 21 again. You cannot drink the cup of the Lord. And the cup of devils. You cannot be partakers of the Lord's table. And of the table of devils. Àti Amen. Àmín. So there, very clearly, níbẹ̀ ó hàn gbangba. We see that the Lord has his own dining table. Wípé Olúwa fúnra rẹ̀ ó ní tábìlì oúnjẹ ara rẹ̀. And the devils too have their own dining table. Àwọn ẹ̀mí èṣù náà sì ní tábìlì oúnjẹ tara wọn. And those of us. Àwa wọn ni. Who know our Psalm 23, which I assume that everybody knows. Àmọ̀rin Dábìdì orí ìkẹtàlélógún tí mo lérò pé gbogbo wa mọ̀. The popular Psalm 23. Orin Dábìdì orí ìkẹtàlélógún. That we know so well tí gbogbo wa mọ̀. The verse five says thou preparest a table before me. Ẹsẹ̀ karùn ní pé ìwọ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi. The presence of my enemies. Ní ojú àwọn ọ̀tá mi. So the Lord has his own dining table. Olúwa ní tábìlì oúnjẹ rẹ̀. The enemy has his own dining table. Ọ̀tá náà sì ní tábìlì oúnjẹ tirẹ̀. There are several openings on our head. Àwọn àlàfo ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ lórí wa. But all the openings there are two two two in number. Ṣùgbọ́n nínú àlàfo ọ̀hún méjì méjì ni wọ́n. Two nostrils. Imú méjì. Two ears. Ojú méjì. Two eyes. Etí méjì. One mouth. Ẹnu ẹyọ kan. Out of these seven openings. Láàárín àwọn àlàfo méje wọ̀nyí. The one that has destroyed man most. Èyí tó ti bà ti ẹ̀dá ènìyàn jẹ́ jù is the mouth. So what we're looking at this morning. is like somebody has a mouth disease. Or prostitution of the mouth. Let me share with you some real life experiences. That those things that we had experienced in counseling for some years now. The other time, a woman just moved into the matrimonial home of another woman. And entered into their sit the sitting room. And she met the wife there, the wife of this man. And she said, well, madam. I want to borrow your husband for two weeks. And the woman was so dazed ẹnu sì ya obìnrin ọ̀hún. so how could you walk into another person's home and say you want to borrow the husband. báwo ló ṣe wọlé onílé tó sì sọ pé o fẹ́ tọrọ ọkọ rẹ̀. But the woman was surprised when her own husband entered into the bedroom. Ṣùgbọ́n ẹnu ya obìnrin nígbà tí ọkọ rẹ̀ wọnú yàrá ibùsùn. Packed his food close to the briefcase. Ó sì kó aṣọ rẹ̀ díẹ̀ sínú àpò. And she followed this woman. Ó sì tẹ̀lé obìnrin. And they left. Wọ́n sì lọ. There was nothing the wife could do to stop him. Kò sí ohun tí aya rẹ̀ lè ṣe láti dá a dúró. He had already gone. Ó ti lọ. Later. Lẹ́yìn ọ̀rẹ́ yìí. The woman who came to drag this man out. Obìnrin tó wá fa ọkùnrin yìí lọ. Got born again. Ó dà tún And this was what she told us. Ohun tó sì sọ fún wa rèé. That in order to properly cage this man. Wípé láti fi ọkùnrin sínú àhámọ́ tí ò ní lọ. She had taken her underwear, the pants. Wípé òun ti mú pátá rẹ̀ the pant of the woman now. Pátá obìnrin yìí. And put it at the bottom of the pot. Òun sì ti fi sí abẹ́ ìkòkò. And cooked soup on top of it. Ó sì sebẹ̀ lé lórí. And gave it to the man to eat. Ó sì fún ọkùnrin yìí jẹ. So the man had eaten this pant soup. Ọkùnrin yìí ti jẹ ọbẹ̀ pátá. And because of that. Nítorí ìyẹn. He could not control himself anymore. Kò lè darí ara rẹ̀ mọ́. It is possible, beloved. Ó ṣeé ṣe olùfẹ́. To completely cage a person. Láti ti ènìyàn sínú àhámọ́. Through the mouth gate. Nípa ẹnu. And even now, There's an increase in children of the devil who are using the mouth gate to trap so many people. Many many years ago when when I was a lot younger than this. that was a crusade ìsọjí ìta gbangba kan wà. and by the time they took the altar call. nígbà tí wọ́n sì pe ìpè àwọn tí ó fayé wọn fún jésù. the first person to jump forward was one sister called alima. ẹni tó kọ́kọ́ fò síwájú òun ni arábìnrin kan tí wọ́n pè ní alimọ́. alima was very popular in town. alimọ́ jẹ́ gbajúgbajà ní ìgboro. because she sells um, nítorí mọ́ínmọ́ín ló máa ń tà. and she came forward. ó sì wá síwájú. And she told the preacher, Can I say a few words? Ó sì sọ fún oníwàásù pé ṣé mo lè sọ̀rọ̀ díẹ̀? man said yes. Ọkùnrin níbẹ̀ ni. And she took the microphone. Ó sì gba gbohùngbohùn. I said, How many of you here know me? Ó sọ pé ẹ̀yin mélòó lẹ wà bí tẹ̀ mọ̀ ah, ní. I say we know you are Alima the Mọ́ímọ́í seller. A mọ̀ ẹ́ Alima onímọ́ímọ́í ni ọ̀. I said, Well. Yeah. Uh, Can I tell you one or two things? Ẹ jẹ́ n sọ ohun kan sí méjì fún yín. I said, Go on Alima. Wọ́n ní máa sọ ọ̀rọ̀ ẹ lọ Alima. You see, whenever Alima brought her wares to the marketplace, Nobody sells mọ́ínmọ́ín again until Alima has finished her own. Everybody will just queue up in front of her. Gbogbo Until she had finished. Then others will start selling. When she grabbed the microphone in that crusade. Nígbà tó gba gbòǹgbòǹ nínú ìsọjí ọ̀hún. So do you know the reason for the demonic hunger for my food? Ó ní ìjẹ́ mọ ìdí táwọn ènìyàn fi ń ní ebi ẹ̀mí èṣù fún oúnjẹ mi. So it's because I cook it with human blood. Ó nítorí pé ẹ̀jẹ̀ ènìyàn ló máa fi ń sè é. Even with some of the blood of some of you looking at me. Ó ní pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò ni mo fi ń sè é. They were shocked. Mìmí mì wọ́n. Many tried to vomit. Ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú àti bì. But it was too late. Ṣùgbọ́n ó ti pẹ́ jù. She was causing hunger. Ó mú kí ebi máa pa àwọn ènìyàn. For her food. Fún oúnjẹ rẹ̀. Originated by human blood tí ó fi ẹ̀jẹ̀ ènìyàn ṣe. What I'm saying now may sound strange to many of you. Ohun tí mò ń sọ yìí lè ṣàṣejì fún ọ̀pọ̀lọpọ̀ wa. But that cannot remove the truth from it. Ṣùgbọ́n ìyẹn ò lè yọ òtítọ́ tó ń bẹ́nu rẹ̀ kúrò. People do make charms and magic in order to be successful in business. Àwọn ènìyàn máa ń ṣoògùn wọn a sì máa pidán láti lè gbégbá orókè nínú òwò wọn. There are many men and women now who are hooked. They are hooked to particular restaurants, particular cafeteria particular Bucatiras they must always go. ọ̀pọ̀lọpọ̀ àti ogunlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n ti so mọ́ búkà tàbí ilé oúnjẹ tàbí ibi tí wọ́n ti ń to oúnjẹ kan sí méjì. Then no matter what else they eat until they get to that place. Ohun yòówù tí wọ́n bá jẹ àfi tí wọ́n bá dé búkà ọ̀hún. Their throat will be scratch itching them. Ọ̀nà fún wọn yóò máa yín wọn ni. Until they get there. Àfi tí wọ́n bá débẹ̀. There is a satanic craving in the truth of those people. Yíyún Sátánì ń bẹ nínú ọ̀fun àwọn onítọ̀hún. There are special places that people go. Àwọn agbègbè kan wà tí àwọn ènìyàn máa ń lọ. They will always go there. Ìgbà gbogbo ni wọ́n máa ń lọ bẹ̀. Maybe rice and beans. Ó lè jẹ́ ẹ̀wà àti ìrẹsì. Maybe porridge. Ó lè jẹ́ àsáró. It may be kùnú. Ó lè jẹ́ kùnú. It may be beans. Ó lè jẹ́ ẹ̀wà. Maybe tuwo. Ó lè jẹ́ tuwo they will always go gbogbo ìgbà ni wọ́n máa beloved. You may not like what I'm going to say. But this is a bondage from the table of the devil. Adam and Eve fell because of food. Adam òun Éfà wọ́n ṣubú nítorí oúnjẹ. Like we had this morning, Esau sold his birthright because of food. Gẹ́gẹ́ bá a ti gbọ́ lóòrọ̀ yìí, Esau ta ogún ìbí rẹ̀ nítorí oúnjẹ. By the time you trace the problem of Eli's family, it boils down to food. Tá a bá tọpinpin wàhálà Eli oúnjẹ ni. the children were treating the offering of the Lord with contempt. àwọn ọmọ rẹ̀ wọ́n ń fi ọwọ́ yẹpẹrẹ mú ọrẹ olúwa. there is a department in the spirit world known as the department of catering bewitchment. ẹ̀ka kan wà nínú ẹ̀ka ìjọba tẹ̀mí tí a pè ní ẹ̀ka oúnjẹ ìbọ̀dè. they they do their catering in the spirit. wọ́n máa ṣe oúnjẹ wọn nínú ẹ̀mí. their work is to serve polluted food to people to cause problems in their lives. iṣẹ́ wọn ni láti fún àwọn èèyàn ní oúnjẹ àdàlù láti dá wàhálà sílẹ̀ nínú ayé wọn. the lord God has his own table. Olúwa ní tábìlì tirẹ̀. The devil has his own table. Èṣù ní tábìlì oúnjẹ tirẹ̀. It is important for you to know from which table you are feeding. Ó wá ṣe pàtàkì fún ọ láti mọ̀ orí tábìlì tó ti ń jẹun. Many of you who are in Lagos may not know. Ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ ará Èkó a For those of us who have lived in villages and places like that. Ṣùgbọ́n àwa tá a ti gbé abúlé àti ibi rí. You can hardly come out one morning and not find one pot of sacrifice somewhere. Yóò le koko láti jí lòwúrọ̀ ọjọ́ kan kéèyàn má rí Igbá ẹbọ níbì kan. Especially at the crossroads. Pàápàá jùlọ lóríta mẹ́ta. The Bible tells us why they put them there. Bíbélì sọ fún wa ìdí tí wọ́n ṣe ń gbé wọn síbẹ̀. In Ezekiel chapter twenty-one. Ìwé wòlíì Ezekiel orí ìkọkànléní ogún. Ezekiel chapter twenty-one. Ìwé wòlíì Ezekiel orí kọkànléní ogún. Look at the verse twenty-one. Ẹ wo ẹsẹ̀ kọkànléní ogún. Ezekiel twenty-one twenty-one. Ezekiel orí kọkànlélógún ẹsẹ̀ kọkànlélógún. For the king of Babylon. Nítorí ọba Bábílónì. Stood. Dúró. At the parting of the way. Ní ìyànà. At the end of the two ways. Lórí ọ̀nà méjì to use divination. Láti máa lo àfọ̀ṣẹ. He made his arrows bright. Ó mi ó mú ọfà rẹ̀ rẹ. He constructed with images. Ó dá òrìṣà. He looked in the liver. Ó wo ẹ̀dọ̀. All those things they place on the crossroads. Gbogbo àwọn nǹkan wọn tí wọ́n gbé sí oríta mẹ́ta tàbí ìyànà. Sacrifices. Ẹ̀bọ ni. Who do you think feeds on them? Sálẹ̀ rò pé ó máa ń jẹ wọ́n devils. Èṣù àwọn ẹ̀mí. The Bible says you must not be a partaker of that thing. Bíbélì sọ pé o gbọ́dọ̀ kópa nínú kinní ọ̀hún. You must not be a partaker. O gbọ́dọ̀ kópa. If not, you will be feeding from the table of the devil. Tó o bá kópa, ó máa jẹ látòrí tábìlì èṣù. In a house I lived many many years ago. Ní ilé kan tí mo gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. There was a woman living in that place. We about sixteen tenants. Obìnrin kan wà tó ń gbé bẹ̀, a ayálégbé bíi mẹ́rìndínlógún. Every Friday morning ní gbogbo òwúrọ̀ ọjọ́ friday. no one knew the reason why. kò sẹ́ni tó mọ ìdí rẹ̀. she cook beans. yóò sè ẹ̀wà. before you wake up you start hearing the smell of the thing. kò tó jí ló ti máa gbóòórùn ẹ̀wà. and immediately you wake up you can be sure somebody is by your door offering you a plate of beans. ní kété tó bá sì ti jí ó ti rẹ́ pẹ̀lú abọ́ ẹ̀wà tó ń gbé kọ́. every friday. ní gbogbo ọjọ́ friday. but the first time I began to get uh, funny and jittery about it. ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní fi ọgbọ́n ẹ̀wẹ́ wo ohun tó ń ṣe. I found that this woman will be so broke sometimes. mo rí pé obìnrin owó yóò jẹ kò ní lówó lọ́wọ́ lọ́pọ̀ ìgbà. it's me that will give her money to go and cook ordinary stew. ẹlòmíì ni yóò fún ní owó láti fi stew. me me I will give her the money. èmi ni wọ́n fún lówó láti lọ fi ṣe ọbẹ̀ aláta. but by Friday morning there will be big pot of beans. ṣùgbọ́n ní òwúrọ̀ ọjọ́ Friday a pẹ ẹ̀wà ńlá and should be serving to everybody. Ni yóò sè yóò sì máa fún gbogbo ènìyàn. We had quite uh, some about three or four bachelors living there. A ní àwọn àwọn bíi mẹ́ta tó ń gbé nígbà náà. They were so hooked to it. Wọ́n so mọ́ débi pé. That by Thursday evening they have already bought bread. Ní òwúrọ̀ ọjọ́ Thursday, wọ́n ti ra búrẹ́dì. Waiting for the beans that will come. Wọ́n máa dúró di ẹ̀wà. Friday mọ́. Ní ọjọ́ òwúrọ̀ ọjọ́ Friday. I'm unhappy to tell you. And I'm looking at the lives of those ones now. nísìn? They've not done very well. The enemy has been feeding them. Giving them food to eat. Some of you looking at me now you've fed from the table of the devil for years. there is no way you grow up in a polygamous home and you will not feed on the table of the devil anyway. because you eat. from the plate. láti inú abọ́. of all kinds of people. close your eyes. Lay your hands on your stomach. Ẹ dá ọwọ́ yín lé ikùn. And you will shout this prayer. Ẹ ó sì kígbe àdúrà yìí. I didn't ask you to just pray it. N ò ní kẹ̀kàn gbà á. Shout it. Ẹ kígbe rẹ̀. That power of evil consumption. Ìwọ agbára oúnjẹ búburú. If I were in your shoes. Wá jẹ́ mi lẹ́yìn ni. <laughs> Are you sister? Arábìnrin. Oh dear. If I were in your shoes, I would play it with only anger. Wọ́n fi ìbínú mímọ́ bá. Many of us have eaten from the table of the devil for years. Ọ̀pọ̀lọpọ̀ láti jẹ Our intestine had digested it. It has already entered into our body. That is what we want to command to go now. Can I hear you shouting it loud and clear? Lẹ́ẹ̀kan sí i. Dáa! Ilé lọ́wọ́ Jésù la gbàdúrà. Do you know already happening? Àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Listen carefully, beloved. Ẹ farabalẹ̀ tẹ́tí olùfẹ́. For many years I was in a place called Akure. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún mo wà níbi tí wọ́n pè ní Akure. I used to be a woman at the front of our school. Obìnrin kan wà níwájú iléèwé wa. She cooks beans and maize mixed together. A máa ṣe àdàlù ẹ̀wà àtàgbàdo. she will cook bags and bags of it. yóò ṣe àpò lápò rẹ̀. you did not have to be hungry to come and eat. ebi ò ní láti pa ẹ́ láti lọ jẹ. Thousands of the workers around, local government workers or something like that, they will eat on credit. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ìjọba tó wà níbẹ̀ wọ́n jẹ́ ní gbèsè when their money has finished. nígbà tó owó wọn bá ti tán. to still continue to eat. ó tún máa jẹ lọ. it was difficult to pass through that place and smell it and not go inside. ó le koko láti gbàbẹ̀ kọjá kó o gbòòrò àdàlú kó o má yàbẹ̀ wọlé. Many will use the last bit of their meager salary. ọ̀pọ̀lọpọ̀ yóò lo owó oṣù wọn tó tóbi. to just go and eat there. láti lọ jẹ kìnnìún. No one knew what was wrong. Kò sẹ́ni tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Until the woman came to a crusade and she was confessed. Àfi ìgbà tóbìnrin náà wá sí ìsọjí ìta gbangba tó sì ń jẹ́wọ́. She has six children. Ọmọ mẹ́fà ló bí. All of them just refused to go to school. Gbogbo wọn kọ̀ láti lọ iléèwé. She now went to consult a herbalist. Ó wá lọ bá babaláwo kan. Said okay you start cooking these things. Wípé ìwọ máa ṣe lè. The more people that eat. Iye àwọn èèyàn tó bá jẹ́. The more virtue you gather. Àìsìkì wọn ó máa gbà You transfer to your own children. Yóò sì máa lọ sórí àwọn ọmọ rẹ. Close your eyes again. Èdè ìjì yín lẹ̀kan sí i. These are mysteries of the spirit. Àwọn àdìsí inú ẹ̀mí rèé. And you have to really pray hard on it. A sì ní láti gbàdúrà gidigidi lé wọn lórí. Satanic transfer. Pàṣípààrọ̀ Sátánì. From evil consumption. Láti inú oúnjẹ búburú. Dáa! In the name of Jesus. Lórúkọ Jésù. rico sepea bosentia. Oh yes, oh yes, oh yes. Bẹ́ẹ̀ni. Aha, that's why, that's why. Ẹ̀jọ̀ jáde. It's coming out. Ó jáde. It was released. Oh my God, rẹ. In Jesus name we pray. Lórúkọ Jésù làgbàdúrà. Amen. Amen. I want to believe God that you are following me. Mo fẹ́ lérò pé ẹ̀ ń tẹ̀lé mi. Beloved to be quite honest with you. Olùfẹ́ láti jó lóòótọ́. Some restaurants and some cafeterias should really change their names to prayer killers. Ọ̀pọ̀lọpọ̀ ilé oúnjẹ àti búkà ó yẹ kí wọ́n sọ orúkọ wọn di pàdúrà pàdúrà. Or fire extinguisher. Tàbí panápaná. A brother arákùnrin kan. a christian brother. arákùnrin tó jẹ́ kìrìsìtẹ́nì. she used to travel fifteen kilometres. ó máa ń rìnrìn àjò fún ibùsọ̀ márùndínlógún. just to go and eat somewhere. láti lọ jẹun bì kan. fifteen kilometres. ibùsọ̀ márùndínlógún. the wife will cook at home. ìyàwó àṣọ oúnjẹ ẹ̀ ṣe ṣùgbọ́n yóò tún lọ yóò tún lọ bẹ̀. Then some brothers now counseled him. Àwọn arákùnrin kan wá gbà á nímọ̀ràn. They counseled him. Wọ́n gbà á nímọ̀ràn. He said look. This thing is an evil attachment. Kí ni tó ń jẹ àsopọ̀ búburú ni o? Stop going there dẹ́kun àti máa lọ bẹ̀. he didn't believe it. kò gbà á gbọ́. anyway said I will pray about it. ó lóun ń pa. he now prayed. ó wá and that night in a dream. lóru ọjọ́ náà nínú àlá. he saw a soup pot. ó rí ìkòkò ọbẹ̀. with a small broom on top of it. pẹ̀lú ìgbálẹ̀ kékeré lórí ilẹ̀. he didn't understand all this. kò yé. he still went. ó tún lọ. Then that day somebody was supposed to bring him water, didn't bring the water on time. Lọ́jọ́ yẹn nìkan tó yẹ kó gbómi wá fún kò gbómi wá lákòókò tó yẹ. So he just decided to go inside the kitchen there to bring water himself. Ó wá pinnu láti lọ sínú yàrá àdáná náà láti lọ bomi fúnra rẹ̀. And to his amazement. Sí ìyàlẹ́nu ẹ̀. He saw this small broom. Ó rí ìgbálẹ̀ kékeré yìí. Hanging on top of the support. Tó mì jílojílo lórí kò bẹ̀. Just like he saw it. Bó ti rí i. He stood up and said he was going away. Ó sọ pé òun lọ. They begged him. Wọ́n bẹ̀. Have we offended you? Ṣáàṣẹ́. Anything wrong? Ó kan wọ́n burú ni. Said nothing. Ó ní rárá. A brother looking at me now. Arákùnrin kan wà bóyá yóò máa wò mí nísìnyí. He went to the wrong room in a restaurant. Ó lọ sílé oúnjẹ kan. He wanted to go and ease himself in their toilet. Ó fẹ́ lọ ìgbọ̀nsẹ̀ ní ilé ìgbọ̀nsẹ̀ wọn. A man mistakenly moved. He, he thought it was a toilet. Pẹ̀lú àṣìṣe wá wo yàrá kan, ó lérò pé ilé ìgbọ̀nsẹ̀ ni ó sì wọ ọbẹ̀ lọ. sorry the brother may probably be looking at you now. arákùnrin náà lè máa wò mí sí kó má bínú. and what he found amazing. ohun tó sì rí ó yà he saw the woman of the, uh, selling things in the place washing her private part into the egusi soup. ó rí obìnrin tó ń ta oúnjẹ tó ń fọ ojú ara rẹ̀ sínú ọbẹ̀ ẹ̀gúsí. Ask whether the brother waited to eat. Ẹ dúró ẹ bèrè bóyá arákùnrin náà ó dúró jẹun. He did not wait. Kò dúró. He ran away and he felt very sorry for himself. Ó sì káàánú ara ẹ̀. God have mercy. Ọlọ́run ṣàánú. The effect of evil consumption has finished off many good destinies. Àtúbọ̀tán oúnjẹ búburú ó ti bà ti ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ jẹ́. In the book of Revelation. Nínú ìwé ìfihàn. Chapter two. Orí ìkejì. Verse twenty. Ẹsẹ̀ ogún. Revelation 2:20. Ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ogún. Notwithstanding. Ṣùgbọ́n. I have a few things against thee. Èyí ni mo ní wí sọ. Because thou sufferest that woman Jezebel. Nítorí ìwọ fi àyè sílẹ̀ fún obìnrin ní Jezebeli. Which calleth herself a prophetess. Tí ń pe ara rẹ̀ ní wòlíì. To teach ó sì ń kán. and to seduce my servants. àwọn ìránṣẹ́ mi ó sì ń tàn wọ́n jẹ. to commit fornication. láti máa ṣe àgbèrè. and to eat things. àti láti máa jẹ ohun. to eat things. láti máa jẹ ohun. sacrifice unto idols. tí ó pa rúbọ sí òrìṣà. so two things there. ohun méjì ló wà ń bẹ̀. that the bible puts side by side. bíbélì fi sọ́tọ̀ọ̀tọ̀. Committing fornication. Ṣíṣe àgbèrè. Eating food sacrificed unto idols. Jíjẹ oúnjẹ tí a pa fún òrìṣà. The effects of these two things are devastating. Àtúbọ̀tọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò dáa. God does not want us to eat food sacrificed to idols. Olúwa ò fẹ́ kí a jẹ oúnjẹ tí a ṣe fún òrìṣà. Daniel refused the official food of Babylon. Daniel kọ oúnjẹ tí wọ́n gbé fún un ní Bábílónì. Daniel regarded the food as defilement. He said, I will not defile myself. Ó ka oúnjẹ ọ̀hún sí ìbàjẹ́, ó lóun ò ní kó ìdìbàjẹ́ bọ́ ara òun. If Daniel's team had been eating from the table of Nebuchadnezzar. Bí Daniel àbí àwọn ẹlẹgbẹ́ Daniel bá ń jẹ lórí tábìlì Nebuchadnezzar. These things will have kill their spiritual life. Àwọn nǹkan wọ̀nyí yóò ti pa ìgbé ayé ẹ̀mí wọn. It will have weakened their prayer life. Yóò sì ti kó àìlera bá àdúrà wọn. And when Nebuchadnezzar now saw his vision and his dream and nobody could interpret they would have died. Nígbà tí Nebuchadnezzar sì rí ìran rẹ̀ tí kò sẹ́ni tí ó lè túmọ̀ rẹ̀ wọ́n ti kú. Nebuchadnezzar knew what he was doing. Nebuchadnezzar mọ ohun tí ó ń ṣe. He was a an intelligent fellow very occultic very demonic. ó jẹ́ ọlọ́gbọ́n ènìyàn tó lẹ́mìí èṣù tó sì ní ẹ̀mí búburú. he had the kingdom of Babylon well organized. ó ní ìjọba Bábílónì tó ṣètò rẹ̀ yé. administration was super ètò rẹ̀ ó lágbára. in fact there is no empire of the world that can compare in splendour to that of Babylon. kò sí àgbékalẹ̀ nínú ayé tó lè fi ọlá rẹ̀ wí ọlá ńlá so Nebuchadnezzar had his administration well organized. Nebuchadnezzar ó ní ìṣètò rẹ̀ tó gbé kalẹ̀ lọ́wọ́ tó dára. he also had his magicians and his sorcerers and occultists well organized. ó sì ní àwọn oṣó àwọn alábọ̀ṣe àti àwọn pidánpidán rẹ̀ létòlétò. these he had been using to steal things from clever intelligent people. kínní ló ń lò láti jà àwọn àwọn ènìyàn tó lọ́gbọ́n tó sì ní agbára lólè. but the children of Israel could see it. ṣùgbọ́n ọmọ Ísírẹ́lì wọ́n lè rí. we will not define ourselves. a ò ní kó ìdìbàjẹ́ bá ara wa. this thing that we are seeing. pẹ̀lú kínní tá ń fojú rí. we will not define ourselves. a ò ní kó ìdìbàjẹ́ bá ara wa. I have seen somebody. Confessing to buying water used to wash corpses from mortuary. Tó ó ń kà wípé òun máa ń ra omi tí wọ́n fi wẹ òkú. Buying the water from mortuary attendants. Yóò ra omi yìí lọ́wọ́ àwọn tó ń wẹ òkú níbi tí wọ́n gbòkú sí. And using it to cook. Yóò sì máa lò láti fi ṣe oúnjẹ. And selling to people. Yóò sì máa tà á fún àwọn ènìyàn. I even heard of a particular case. Mo ti ẹ̀ gbọ́ ọ̀rọ̀ kan. All these people went to Ikoyi mountain to pray. Gbogbo àwọn tó ń lọ sórí òkè Ikoyi láti lọ gbàdúrà. All these people went to Ikoyi mountain to pray. Àwọn ènìyàn wọ̀nyí wọ́n lọ sórí òkè Ikoyi láti lọ gbàdúrà. They had problems. Wọ́n ní wàhálà kan. So they were praying. Wọ́n ń gbàdúrà. About seven of them. Àwọn bíi méje. And the Lord should remove their problems. Gbogbo lu àwọn múṣòro àwọn kúrò. While the prayer was going on. Nígbà tí àdúrà òun lọ. A woman was screaming down, down there. Obìnrin kan kígbe nísàlẹ̀. I want to confess. Mo fẹ́ kà. I want to confess. Mo fẹ́ kà àmọ̀tán lè ṣe hàn. nígbà tó ń sọ pé ẹ. You want to confess and you came to this mountain? O fẹ́ kà o sì wá sórí òkè yìí. Say okay confess. Ẹ kà. Confess in the name of Jesus. Kà lórúkọ Jésù. Say ẹ̀hẹ́n. Ẹni ẹ̀hẹ́n. I use water. Mo máa ń lo omi. From cups. Láta omi ara òkú. To cook. Láti se oúnjẹ. Food. Oúnjẹ. In my canteen. Ní búkà mi. And some of the men ọ̀pọ̀ àwọn ọkùnrin ọ̀hún. when they open their eyes they recognize the woman. nígbà tí wọ́n lajú wọn wọ́n rí ọmọ that's why they have been eating. ibi tó ti ń jẹun ni. they now wanted to beat her up. wọ́n wá fẹ́ nà án. the pastor there stopped them. olùṣàgùtàn bẹ̀rù ẹ̀ ẹ̀ lè ṣe bẹ́ẹ̀. beating is not the problem. nínà kì í ṣe wàhálà bẹ̀. we have seen situations. a ti rí ipò where the chief caterer will sit down. tí olórí aláṣẹ ó jókòó. me I saw this one myself. èmi mo rélè fúnra mi o. she will just scream akàn kígbe. labakẹ́. labakẹ́. come and taste this soup. wá tọ ọbẹ̀ yìí wò. and the girl will taste it. ọmọ òun ó sì tọ o. labakẹ́. labakẹ́. come and taste the rice. wá tẹ wá tọ rẹ sí o. you don't see her tasting anything. ẹ ò lè rí kó tọ ohunkóhun tó bá ṣe wò. as a covenant she must not taste it. gẹ́gẹ́ bí májẹ̀mú kò gbọ́dọ̀ tọ́ wò. if she does you die. tó bá ṣe yóò kú and people go there. àwọn ènìyàn sì máa ń lọ bẹ̀. rush there. wọ́n máa dàgìrì lọ bẹ̀. There's a particular one close to ojú ẹlẹ́gba God have mercy. Ọ̀kan wà tó súnmọ́ ojú ẹlẹ́gba kọ́lọ̀ ó ṣàánú. What does it mean to feed from the table of darkness? Kí ìtumọ̀ kẹ́nìyàn máa jẹun lórí tábìlì òkùnkùn? What does it mean when you say you are dining at the table of darkness? Kí ìtumọ̀ kẹ́nìyàn máa jókòó jẹun lórí tábìlì òkùnkùn? I've been describing the first implication to you. Mo ti ń sọ ràbọ̀ràbọ̀ rẹ̀ àkọ́kọ́ fún wa. It means consumption of demonically polluted food. ó túmọ̀ sí jíjẹ oúnjẹ tó ní àjàlù ẹ̀mí èṣù. And there is a lot of it now in our environment because our people are looking for money at all costs. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló sì wà lárọ̀ọ́wọ́tó wa nítorí pé àwọn ènìyàn wa wọ́n wá owó tipátipá. And because of this. Nítorí eléyìí. People go to all kinds of levels. Àwọn ènìyàn máa ń lọ sí ìpele kípele. To ensure. Láti rí i dájú that they make as much money as possible. Wípé àwọn ní owó. Close your eyes. Ẹ di ojú yín. Lay your hands on your stomach. Ẹ gbé ọwọ́ yín lé ikùn. My body. Ara mi. Reject every food nourishment. Kọ́ gbogbo ìbọ̀dé oúnjẹ. Can you say that again loud and clear? Níbẹ̀ lóhùn rárá. Can you shout it at the top of your voice? In the name of Jesus. Reject the food bewitchment. Kọ́ ìbọ̀dé oúnjẹ. In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. What does it mean to feed at the dining table of the dead? Kí ni ìtumọ̀ kẹ́nìyàn máa jẹ oúnjẹ lórí tábìlì èṣù? Two. Èkejì. It's dream feeding. Òun ni oúnjẹ ojú àlá. Anyone eating regularly in the dream should pray very well. Ẹnikẹ́ni tó bá ń jẹun nígbà gbogbo lójú àlá kó gbàdúrà gidi. The purpose is to cause sickness. Ìdí rẹ̀ ni láti fa àìsàn. To cause weakness. Láti fa àìlera. To kill your spiritual fire. Láti pa iná ẹ̀mí rẹ. To paralyze his prayer life of the person. Láti yà ìgbé ayé àdúrà ọ̀hún tọ̀hún. Anyone who eats consistently in the dream will be a very poor prayer warrior. Ẹnikẹ́ni tó bá máa ń jẹun lójú àlá nígbà gbogbo kò ní jẹ́ àfàdúrà jagun tó lágbára. And sicknesses and weaknesses will not be far from that person. Àìsàn ohun àmódi kò ní jìnnà sóńtọ̀hún. Three. Ìkẹta. What does it mean to feed from the dining table of darkness? Kí It's when you attend evil parties. And you accept witchcraft distribution of food. Evil parties. Witchcraft distribution of food. There was an open fight the other day ìjà gbangba kan wà lọ́jọ́ kan. this landlord will always kill some animals like cow like goat like lamb. bàbá onílé yìí ó máa ń pa àwọn ẹran ọ̀sìn bíi màálù bíi ewúrẹ́ bíi àgbò. He will share it out to all the tenants. Yóò sì pín fún gbogbo ayálégbé rẹ̀. And he will put some small small change on top of it again money. Yóò sì fi àwọn owó kéékèèké sí. So that they can cook it. Kí wọ́n lè bá a fi sè é. If you as a tenant refuse to take the meat. bó bá jẹ́rìí rẹ gẹ́gẹ́ bí ayálégbé o láti gba ẹran ọ̀hún. they will give you quick notice. wọ́n fún ọ ní ìwé kójáde. how did I know this one? báwo mo ṣe mọ ilé. I saw the fight. mo rí ìjà yìí ni. and I saw this brother. mo sì rí arákùnrin. Two brothers were there. They went to they went to two different fellowships. The first one went for counseling in his church. And the pastor said just take the food and throw it away. The second pastor said you challenge the man and say I don't want this food. Why are you distributing it? So the first fellow was taking his own and flushing it down the toilet. kìíní challenged the man. èkejì ó pe bàbá òun níjà. there was an open fight. ìjà sì ṣẹlẹ̀. that meat is not ordinary meat. ẹran ọ̀hún kì í ṣe ẹran lásán. feeding from the dining table of darkness. oúnjẹ látòrí tábìlì òkùnkùn ni. What does it mean to feed from the, from the table of darkness? Kí ni ìtumọ̀ kéèyàn máa jẹ lórí tábìlì òkùnkùn? Is eating material sacrifice unto idols. Òun ni jíjẹ àwọn oúnjẹ tí wọ́n fi rúbọ fún òrìṣà. Eating material sacrificed unto idols. Jesus has become once and for all sacrifice. Jésù Any other sacrifice from the one that Jesus made on the cross is feeding from the dining table of darkness. ẹ̀bọ̀kẹ́bọ̀ tó yàtọ̀ sí èyí tí Kristi Jésù Olúwa ṣe lórí lórí àgbélébù oúnjẹ látòrí tábìlì òkùnkùn ni. so asking question if they bring me this can I eat if they bring me that can I eat does not even arise because Jesus has been made a once and for all sacrifice. bí béèrè béèrè pé bí wọ́n bá gbé oúnjẹ ìwá fún mi ṣé mo lè jẹ́ tí wọ́n bá gbé tọ̀hún wá ṣé mo lè jẹ́ ìdáhùn bẹ̀ ni pé Jésù ti ṣe ẹbọ ọ̀kan tó tó gbogbo wa. any other sacrifice is demonic. ẹbọ òmíràn ó lẹ́gbẹ̀ẹ́ èṣù. Six. Ìkẹfà. Aha, that's good. <laughs> What does it mean to feed from the timetable of darkness? Kí ni ìtumọ̀ kéèyàn máa jẹ lórí tábìlì òkùnkùn? It's consumption of anything from the witch doctor. Òun ni jíjẹ ohunkóhun látọ̀dọ̀ babaláwo. Anything. Ohun yòówù. At all. Kò If you swallow it. Bó bá jẹ́. You got it. Ó gbà Eggs. Ẹyin. Oil òróró. rat. eku. fetish material. oògùn. swallow it. ògbé mi. trouble. wàhálà àṣẹlẹ̀. you have eaten from the dining table of darkness. ìjẹ láti rí tábìlì òkùnkùn. six. Ikefa. satanic birthday parties. ọjọ́ ìbí eh, òkùnkùn. A person is 40 years old is celebrating 21st birthday. ogójì ọdún ṣe ọjọ́ ìbí ọ̀kànlélógún ọdún. Something else to tell you that something is wrong somewhere. Ó ní láti sọ fún ọ pé nǹkan ń ṣe owó òdì kan. Somebody did 58 years birthday three times. Ẹnìkan ṣe ọjọ́ ìbí ọdún àádọ́ta lẹ́ẹ̀mẹ́ta. Something else to tell you that if you go to eat there. Òkò ní láti ṣọ̀fọ̀ kú tó bá lọ jẹun níbẹ̀. That's problem. Ó wọ ọ̀gá. Seven. Ìkeje. Drinking of satanic concoctions. Mímu àwọn àgbo sátánì. Drinking of satanic concoctions. Mímu àgbo sátánì. I'm sure you understand that one. Mo lérò pé ṣe yé wa. Ìkẹjọ. Drinking leftovers of libations. Mímu ọtí tó ṣẹ́kù nígbà tí wọ́n ta yìí sókùn sílẹ̀. Somebody took alcohol. Èèyàn kan gbé kọ́ńkọ́ń. first of all give the first round to mother earth. ó kọ́kọ́ da gẹ́ẹ́ kan sí ilẹ̀. then swallow the rest. ó wá da gẹ́ẹ́ tó kù sọ́gọ. I mean you have shared. o ti pín. with demons. pẹ̀lú ẹ̀mí èṣù. ten. ìkẹwàá. nine. ìkẹsàn. all this breaking of kola alligator pepper. jíjẹ atare obì. you are feeding from the dining table of darkness. ó tàn jẹun lórí tábìlì òkùnkùn. ten. ìkẹwàá. Somebody is dead. Whether he went to heaven or hellfire, no one knows. Then on the fortieth day, some people fry things. And begin to distribute. For what reason? fún di wo ni. is feeding from the dining table of. ó jẹ látòrí tábìlì òkùnkùn ni. some even make it worse by going to throw things like bones and puff-puff at the cemetery. àwọn kan tiẹ̀ tún mú burú sí i nípa sísọ lọ sọ àkàrà àti pọ́fúpọ́ọ̀fù sí ìtẹ́kù. feeding from the dining table of darkness. jíjẹ lórí tábìlì òkùnkùn ni. eleven. ìkọkànlá. olive oil and water from demonic places. òróró àti omi láti àwọn agbègbè ẹ̀mí òṣù. All these are methods of feeding from the dining table of darkness. Àwọn ọ̀nà wọ̀nyí wọ́n jẹ́ ọ̀nà tẹ́nìyàn gbà ń jẹ lórí tábìlì òkùnkùn. What is the implication of all this? Kí ni ràbọ̀ràbọ̀ tàbí àtúbọ̀tán àwọn nǹkan wọ̀nyí? When somebody has been feeding on this kind of thing. Nígbà tẹ́nìyàn bá ti ń jẹ lórí nínú àwọn nǹkan wọ̀nyí the first thing that could happen to that person. Is that no matter how you struggle to achieve something good. You find that something will always return you back to the zero level. Another thing that could happen to the person. Ohun kan tó tún lè ṣẹlẹ̀ tó ń tàn. The spirit of gluttony will catch up the person. Ó ní pé ẹ̀mí àjẹkì yóò mú ó ń the kind of people who will eat so much sometimes they have to vomit some of it. àwọn kan tó jẹ́ pé wọ́n ó jẹ àjẹranjú débi pé wọ́n ó bì nínú rẹ̀. they put their fingers stick their fingers to their throat to vomit again. wọ́n ó fi ìka láti pọ̀. There are some immediately they eat they rush for the toilet. Àwọn kan wà tó jẹ́ pé ní kété tán bá jẹun tán wọn ó sá lọ sílé ìgbọ̀nsẹ̀. They come back and continue the food. Wọ́n padà wá wọn ó tún máa jẹun lọ. This is, you are fed from the identity. Wọ́n ti jẹun lórí tábìlì èṣù ni. All the spiritual weakness. Gbogbo àìlera nípa tẹ̀mí. We now move in. Yóò wá wọlé. Lack of sensitivity to the Holy Spirit. Àìní ìtakìjì sí ẹ̀mí mímọ́. We move in. Yóò wọlé. Lack of regret for sin. Àìkábàámọ̀ ẹ̀ṣẹ̀. We move in. Yóò wọlé. Constant sickness. Àìsàn gbàdégbà. We move in. Yóò wọlé dependence on drugs all the time. sísinmi lórí oògùn nígbà gbogbo. we move yóò wọlé. once a person has been feeding. nígbà téèyàn bá ti ń jẹun. from the dining table of darkness. lórí sábìlì oúnjẹ òkùnkùn. The one that pains me most. Èyí tó kan mí lára jù. Is that there could be destiny reversal. Òun ni pé àyípadà àyànmọ́ lè wáyé. Reverse the person' destiny. Wọ́n yí àyànmọ́ ń tọ̀ ń padà. It's easier to get into bondage, beloved, than to get out. That's what somebody said. Ìdí nìyẹn tẹ́nìkan wípé. Tell me what you eat and I will tell you the kind of person you are. Sọ fún mi irú ohun tó ń jẹ, wọ́n sì sọ irú ẹni tó jẹ fún ọ. What we need to do this morning. Ohun tá a ní láti ṣe lóòrọ̀ yìí. If we are ignorantly eating what we should not eat. Bàbá ti ṣaláìmọ̀ jẹ oúnjẹ tí ò yẹ ká jẹ. It's to repent. Òní ká ronúpìwàdà. Of our ignorance. Kúrò nínú àìmọ̀kan wa. The next thing we should do. Ohun tó kàn tí a ó fi ṣe. Is to pray for the purging power of the Holy Spirit. Òun ni kí a gbàdúrà fún agbára ìfọ̀ ìnùmọ̀ ẹ̀mí mọ́. To enter into our bodies. Kí ó wọnú àgọ́ ara wa. No matter how long ago we have eaten or swallowed this material. Ó sì lè wù kó pẹ́ tó tí a ti jẹ tàbí mú àwọn nǹkan wọ̀nyí. That those things should come out. Kí àwọn kinní náà kí wọ́n jáde. Somebody was sharing a testimony with me yesterday. Ẹnìkan ń sọ ọ̀rọ̀ kan pẹ̀lú mi lánàá. I think she just came back from the anointing service. Ó ṣẹ̀ dé ní láti ìsìn ìfàmì òróró yàn ni. And a little boy had convulsed and they were rushed and. I was, I was as if the boy was practically dead and they were rushing the boy to the hospital. Ọmọdékùnrin kan ó sì mú gìrìgìrì gbé wọ́n sì gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn ó sì dàbẹ̀ kó ti kú tán. So this sister said let me give let me give him the anointing oil to drink. Arábìnrin sọ pé ẹ ń fún un ní òróró yìí láti mu. They gave this boy the anointing oil. ó fún ọmọ yìí lóróró yìí mu. and right there the boy began to cough. lójú ẹsẹ̀ ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní wúkọ́. and cough that something look like a wall gecko life. ó sì bí ó pọ ohun tó dàbí ọmọ onílé tó wà lóòyè. the person carrying the child to the hospital dropped the child. ẹni tó ń gbé ọmọ yìí lọ ilé ìwòsàn ó gbé e lẹ̀ ni. because she was, she was afraid. nítorí ẹ̀rù bà because of this thing this crawling thing uh, he had vomited. nítorí ọmọ onílé tó ń wọ́ ìtóbi. Beloved, the enemy has the power. Olùfẹ́ To take living animals dematerialize it. kí wọ́n mú kó pòórá. program into a person's body. kí wọ́n ṣètò rẹ̀ sára ènìyàn. and make it to come back alive there. wọ́n sì mú kó wà láàyè lára ọ̀ǹtọ̀hún. through the mouth gate. nípa ẹnu. I pray that every bondage that the mouth has put us. Mo gbàdúrà pé gbogbo ìdè tí ẹnu ti lè fi wá sí. That the deliver us this night. Olùwàyó gbà wá lóòrọ̀ yìí. The next thing you do is to barricade your life. Ohun tí a ó tún ṣe òun ni láti mọ odi yí ayé wa ká. You barricade your life. A ó mọ odi iná yí ayé ara wa ká. Be careful where and what you eat. A ó kíyèsára ibi tá a ti ń jẹun àti oúnjẹ tá à ń jẹ. You are a lot safer. Ẹ wà ní ibi tó dára. Cooking things by yourself. Tàbí ẹ wà níbi ààbò tẹ bá ń ṣe oúnjẹ fún ara yín a lot safer. and anywhere you know your spirit does not agree with. you tó o bá sì you better flee. Immediately you see the chief caterer of a place. Everywhere in the body is painted. You better run. Ó Oh, you see the, all the fingers with rings and bangles. Ó rí gbogbo ìka ọwọ́ rẹ̀ pẹ̀lú òrùka àti ẹ̀gbà ọwọ́. You better flee. Ó jẹ́ sá. When you, you are keen up to buying food, the first person says, Sorry, madam, I'm buying on credit. Second person says, I'm buying on credit. Third person says, I'm buying on credit. You better run away from that queue. Tó bá tò láti ra oúnjẹ, tẹ́ni àkọ́kọ́ pé ẹjọ́ wọn ò rà á ní gbèsè ni, tẹ́ni kejì pé òun náà ó rà á ní gbèsè, tí kẹta ní pé gbèsè lòun ó rà, ó jẹ́ tètè sá fún bẹ́ẹ̀. Let's rise up and have faith. For the next ten minutes. Fún bí ìṣẹ́jú mẹ́wàá sísìn. We want to pray some deliverance prayer. A fẹ́ gba àwọn àdúrà ìtúsílẹ̀ kan. And you and I know. Ire àti èmi sì mọ̀. That deliverance prayers are not prayers of ice cream. Wípé àdúrà ìtísílẹ̀ kì í ṣàdúrà yọ̀bọ́kẹ́. It's not prayers of ice cream. Kì í ṣàdúrà yọ̀bọ́kẹ́. If we start this prayer. Tí a bá bẹ̀rẹ̀ àdúrà yìí. And you are feeling dizzy. Tó sì dàbí ẹni kó yìí ń kọ́. Don't worry o. Má kọ́ mi nù. Better pray more gbàdúrà sí. and be more aggressive. kó o sì lo ipá sí. to start praying this prayer. bí o sí ní gbàdúrà yìí. and you find some strings loosing inside you. tó o sì kó bìrì àwọn okùn kan ń já nínú rẹ. pray more. gbàdúrà sí. so that if there are other strings they can break. tí àwọn okùn yòókù bá tún wà wọ́n lè máa jà. lay your hand on your stomach. dá ọwọ́ ọ̀tún rẹ lé ikùn rẹ. the first thing you will say is this. ohun àkọ́kọ́ tí ẹ ó wí rèé. I charge my belly. I charge my belly with the fire of God. Mo fi iná Ọlọ́run rọ ikùn mi. I charge my belly. With the fire of God. Mo fi iná Ọlọ́run rọ ikùn mi. As you pray that prayer, bí a bá ṣe gba yìí. I too will begin to pray for you from here. Èmi náà ó tún máa gbàdúrà fún yín láti yìí. The effect of this will be this. Ohun tí ó ṣẹlẹ̀ lórí àdúrà yìí rèé. Àti your stepmother your. bí orogún ìyá rẹ. the other wives are fed you with material. àbí àwọn ìyàwó yòókù ti fi oúnjẹ kan bọ̀. that now working contrary to your destiny. ó wá ń ṣe lòdì sí àyànmọ́ rẹ. all of a sudden there will be a reaction. lójijì. and then you will be set free. òun kan ó ṣẹlẹ̀ ó sì gba ìtúsílẹ̀. sisters what is the prayer point again. arábìnrin kí ni àdúrà yìí. Can everybody say that loud and clear? Wí bẹ́ẹ̀ ló rárá. Say it again with only anger. Wípé rẹ̀ Somebody was given some material to eat. Wọ́n fún ẹnìkan ní àwọn nǹkan kan jẹ. And the person said. Oúntàn sì wí pé. Eat this material. Jẹ́ nǹkan yìí. And destroy your own life. Kò sì bà tara rẹ jẹ́. And the person said she didn't know what happened to her. Ó tàn án sì ò mọ tó ṣẹlẹ̀ sóun. She took the bread and started to eat. Ó gba búrẹ́dì ọ̀hún ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ. And by the time prayer started. Nígbà tádùrà sì bẹ̀rẹ̀. This bread which has now become dark. Búrẹ́dì tó ti dúdú yìí. Which she ate six years to that time. ó jẹ ní ọdún mẹ́fà lẹ́yìn ìgbà yìí. six years before that time. ẹ̀ tó jẹ lọ́dún mẹ́fà ṣáájú àkókò ọ̀hún. came out of her. ó jáde lára rẹ̀. to her she thought the bread had disappeared. tí ó lérò pé búrẹ́dì ọ̀hún ti pòórá ni. but it did not disappear. ṣùgbọ́n kò pòórá. can I hear the sister say anything? ṣé àwọn arábìnrin ń lẹ́ẹ̀kan sí i? Uh-huh. Brother, say it loud and clear. Everybody together now. Oh. In the name of Jesus. Open us, my beloved. open that mouth. ẹ la ẹnu yóò lùfẹ́. yes yes yes yes yes. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Every fà. fired into my destiny. tí wọ́n ta sí àyànmọ́ mi. true food. nípasẹ̀ oúnjẹ. backfire. padà sọ́jà ẹni tó ta. in the name of Jesus. Jésù. They must backfire. Ọgbọ́dọ̀ padà. Shirabaraba. In Jesus' name we pray. Lórúkọ Jésù làgbàdúrà. Say my blood. Jẹ̀mí reject nourishment. Kọ́ àbọ̀dè. Get yourself ready. Ẹ mara sílẹ̀. Yes. Bẹ́ẹ̀ni. Aha. Bẹ́ẹ̀ni. That's the power of God. Agbára Ọlọ́run nìyẹn. Say it again loud and clear. Lóhùn lára. Oh yes. Bẹ́ẹ̀ni. Say it again. Yeah. In the name of Jesus. Let the witchcraft come out of the blood. Now, now, now, now, now, now, now. Ah, ah, ah, ah. Anything that is blocking the power of God in your life, out, out, out, out, out. In Jesus name we pray. Lorúkọ Jésù làgbàdúrà. Silence. Kí ìdákẹ́rọ́rọ́ wà. This is the time now. Àkókò rèé. We have pronounced three things. A ti pàṣẹ ohun mẹ́ta. Those three things are happening now. Àwọn nǹkan mẹ́ta wọ̀nyẹn ń ṣẹlẹ̀ báyìí. Yes. Bẹ́ẹ̀ni. say this loud and clear again. A ó wí báyìí lóhùn rárá lẹ́ẹ̀kan sí. Please I beg you. Ẹ jọ̀wọ́ mo bẹ̀rẹ̀. This is the final prayer I want you to pray here today. Àdúrà tó kẹ́yìn ní tí mo fẹ́ ká gbà I want you to be annoyed in your spirit. Mo fẹ́ kí ẹ máa bínú nínú ẹ̀mí. Every conscious and unconscious feeding in the dream. èyí tí mo mọ̀ àti èyí tí n kò mọ̀ lójú àlá. because many feed there and do not even know. nítorí ọ̀pọ̀lọpọ̀ a máa jẹ oúnjẹ ojú àlá wọn ò sì ní mọ̀. actually only few people know. àwọn díẹ̀ ló tiẹ̀ máa mọ̀. they know as pray this prayer. olùkọ́ bá wá ṣe gbàdúrà yìí. The fire of God will start from the top of your head. Iná Ọlọ́run ó bẹ̀rẹ̀ láti orí rẹ. The stone of your feet. Bí àtẹlẹsẹ̀. Can I hear the sister say it loud and clear? bẹ́ẹ̀ lóhùn rárá. Can you go, sisters? Stand. Lẹ́ẹ̀kan sí arábìnrin. Brothers shout it loud In the name of Jesus. Olùkọ́ Jésù. Pa. In the name of Jesus. Olùkọ́ Jésù. The conscious and unconscious spirit. Bosadi Capola Boschenta. Line and fire rubbing into goal from the top of the head to the sole of the feet. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. In the name of Jesus. Aha, aha. Open your mouth. Open your mouth. That's why you came here. God. Just let the power of God fall upon you. That's right. Just out, out, out in the name of Jesus. out, out, out, out, Out, out, out, out, out, out, out, out, out, out, out. through the mouth, through the nose, through the womb, through every opening the body. Out! Pota likate sepoya boshenta. In Jesus name we pray. Lorúkọ Jesus, Yes. Ah, bẹ́ẹ̀ni. It's happening now. Oh, shall I buy? Yes. Bẹ́ẹ̀ni. Be released. Gbà ìtúsílẹ̀. Be released. Gbà ìtúsílẹ̀. Yes. Bẹ́ẹ̀ni. Be released. Gbà ìtúsílẹ̀ gẹ́gẹ́ sọ fúrẹ́dì. mo rà sílẹ̀ o. gẹ́gẹ́ sọ fúrẹ́dì èké. mo rà sílẹ̀ sí open your mouth and pray again. lẹ́ẹ̀kan sí i. wáá ìrírí wọ̀ọ̀kì lórúkọ Jésù. Hebrew fasting leaders will out. I order you to push them out, push them out, push them out, push them out, push them out, push them out, push them out, push them out, push them out. Aha, uh-huh. out. Most sacred push out. Out, push them out, push them out, push them out, push them out, push them out, push them out, push them out. Most sacred push, so terrible, terrible. Aha. Everything you have been studying. Ètò ojú ọ̀gbìn bọ̀. Has been polluting your life. Ó ń bá Push it out. Ìwọ́n jáde. Push it out. Ìwọ́n jáde. Push it out. Push it out. Push it out. Push it out. Push it out. Push it out. Push it out. Push it out. Push it out. Push it out. Mo ṣì ka tẹ́ra bó In Jesus' name we pray. We will call Jesus, gbàdúrà. This is the last time. Ìgbà tó And if you are here, you know, every anytime a good thing is coming your way, the enemy brings this kind of dreams to you. It's time for you to react violently now. The power of evil consumption! Oh, thank you, Jesus, thank you, Jesus, thank you, Jesus, thank you, Jesus. Continue, continue. Ẹ é é continue. Continue. É continue. continue. Continue, continue. Ẹ tẹ̀síwájú. Continue. Ẹ tẹ̀síwájú. Wọ́n Isso ìsọ́pù. isso ń Isso Ìsọ́pù. isso ń Isso Ìsọ́pù. isso ń ṣẹlẹ̀. Aha! Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Aha! Bẹ́ẹ̀ni. Aha! bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni iná fi sí náà. ó tó gẹ́.